lọ́jọ́ kan làwọn ẹni adélùmọ̀ tí sì ń fẹ́ràn wa wọ́n wá bá mi wọ́n ní àwọn òyìnbó tó gba tèmi púpọ̀ wọ́n ní wọ́n ní kí n wá bá àwọn jẹun pọ̀ o mo bá bọ́ọ̀lé wọ́n bá tàbọ̀ra èmi àtọ̀rẹ́ mi kan Kazeem alájẹmọ́ bíi rábẹ́ bá lọ <laughs> kì í gbàdúrà mọ́tò kì í gbàdúrà kọ́kọ́lé kì í gbèrò ọmọ ṣùgbọ́n oúnjẹ eh, gọ̀dù Àkànfẹ́ gan-an ọ̀nkáṣọ rẹ̀ lọ́wọ́ ni n tí Kazeem ọ̀wá mọ̀ ni pé oríṣiríṣi ló ń jẹ èbó èyí tá a fọwọ́ òsì jẹ ọ̀tọ̀ tọlọ́wọ́ ọ̀tún ọ̀tọ̀ aláfẹnulá ọ̀tọ̀ èyí tá a fi rọ́bà fàmú ọ̀tọ̀ oníṣíbí kéńké ọ̀tọ̀ oníṣíbí jànràn ọ̀tọ̀ kasimu kàn sáré pé àwọn síbí kéékèèké ní bẹ ní iwájú wa hmm. wọ́n sì tún ti sọ fún wa pé oúnjẹ míì tún ń bọ̀ o tẹ̀léǹtẹ̀lé ni wọ́n gbóúnjẹ tí wọ́n wá kọ́mọ́bà tútù àwọn síbí orí tébù ni kasimu ranjú mọ́ bẹ́ẹ̀ ni mò ń wò pé ǹjáwé yóò ní wọ́ mi ńlẹ̀ lójú àwọn òyìnbó tí ń fẹ́ràn mi báyìí hmm. nígbà tó yá wọ́n ní ká jẹun ṣùgbọ́n kí n kọ́kọ́ gbàdúrà ná Mr. Benga could you please pray before we eat hmm. mo ní right um, let's stand up close our eyes for prayer <laughs> gbogbo wa bá dìde làdìjú ọlọ́run ló jẹ́ mi ọ̀yájú fín mo kàn rí Kasimu ni ó ń yọ síbi síra wọn inú rẹ̀ ní dẹ́rù bà ó ń dá síbi kékeré padà sáàrin tébùrù ó fi ní dípò àwọn tíwájú wa ah, ẹ̀tẹ́ àwọn òyìnbó yìí gbọ́dọ̀ yájú kí wọ́n rírú èyí mo bá ya ronú sódù tí wọ́n lò mo ní um, I would like to pray in my mother's tongue Yorùbá language <laughs> mo léde ìyá mi ní ẹ̀ẹ́n ìgbàdúrà ètí ìṣèdè Yorùbá wọ́n ní you welcome Benga go on mo ní Kàsíìmù <laughs> Kàsíìmù Kàsíìmù ẹ̀mí ló mú pé ọ́ lọ́ba náà ka mẹ́ta kò ní dáa fún ọ <laughs> mo ní kò ní dáa fún ọ oúnjẹ ti ba yí jẹ sọmọ pé bẹ́ẹ̀ náà ló ṣe ní McDonald's lánàá tó ń jẹ pizza mọ́ bọ́gà tí wọ́n ní sáàjọ wá ní tí mo ní ń rí ọrí tó ń kó kírìmù wọn sápò ó tún dé lónìí wo apòpò ìrọwọ́ ọrí o túwé o ìtakùtà ń gúgúrú ta fífi kú òun àgbàdà o ìjọ àgbọ̀nrín ìgboro bá sì gbọlẹ̀ báyìí lálábì ọ̀run kọ́ wàláì níjọ́ ẹ̀túbárí náà náà nígbà ah. òun gangan sì làṣẹ ẹ̀tọ́ múlẹ̀ sọ ara ẹ̀ o àrẹ ṣé ọfẹ́ tẹ gbogbo yorùbá lójú ọ̀hún èèbó ni hmm. wọ́n sì ní gbogbo yorùbá lálájẹjù tẹni ó mu kọ́ọ̀bù tí mẹ́tàdínlọ́gbọ̀n ó sì ń já rìnrìn lára wọn ìwọ ó tún dá mi ilẹ̀ ọ̀dà tí wọn bá wá di júfàdùà ńkọ́ náà sìn wo kàtíìmù o ní bá ń jáde lamẹ́ríkà ìmọ̀ o mọ́kèrè igi yóò bìlà o ibú síbi kí mo wá lé lamẹ́ríkà o jù síbi ọwọ́ rẹ̀ lẹ̀ ní ìsìn kíá kí mọ́ sọmara ìsèpè sórí ẹ in Jesus name I pray gbogbo wọn ni amen <laughs> hmm. èyí tó tún wá pamí lẹ́rìn jù ni tọmọ kékeré kan tẹ́ ẹ bá ní kí ló kọ ẹ̀ a ní Barbara Afọláàbàì from Ilésà mo ló tiẹ̀ dá bẹ́ẹ̀ bàbá rẹ̀ náà ní kákí orúkọ ìjẹ̀sà ní jẹ́ Barbara ló ṣe sọ bẹ́ẹ̀ alright what is your oriki a ní Adùkẹ́ and Ebony mo la gbọ́ tàdùkẹ́ èwo ni ẹ́bónì kọ́lẹ̀ lọ́ba ti gba bírò lọ́kọ́ àbẹ̀ní rèé àbẹ̀ní lọ́kọ́ yìí kì í ṣe ẹ́bónì o tó ọmọ yìí lọ́wọ́ rí èmi àti ọ̀rẹ́ mi kan níbi tí a ti ń ṣe fàájì n ò wá rò pó rí ìlà rí ọ̀rẹ́ mi tán sí ọkọ̀ ọkọ̀ ẹ̀kẹ́kùn ni bíi tẹ̀gbọ́n bọ̀dá ìyá àǹtí bọ̀dá mọ́ mi ṣé ẹ sì mọ̀ pẹ́nu àwọn ọmọ èèbó ọmọ akátá ẹnu wọn gbọ̀rọ̀ ah, àníwọ̀n a máa sọ fún òbí wọn ọmọ gbọ́ dáàdi don't be silly are you mad bẹ́ẹ̀ sì nà wọ́n wọ́n pọ̀lọ́pàá ẹ̀wọ̀n súnmọ́ tòsínú child abuse nìyẹn ń jẹ́ anyway ọmọ yìí lórí ìlà ọ̀rẹ́ mi kò rírú ẹ̀rí lọ́ba tẹjúmọ́ ẹ̀kan náà ní excuse me what happened to your face like this you fight lion <laughs> onítọ́ba <laughs> kìnìún jà ni <laughs> you fight lion ah, kí n lè bo tọ̀hún láti rí torí ẹnu ọmọ mú ẹmu eh, ní yes ọdẹ apẹni ló ń wò ó <laughs> nínú gbóòórùn mọ́lẹ̀ he fought lion and won ọmọ ní sure you must be very powerful you fight lion wow i like you i will tell about you to my friends please give me your picture and your autograph my friends will all come from my school tomorrow to oh, see no. the man who fight lion. <laughs> Ìyẹn nínú òjàre. <laughs> I didn't fight lion. It's tribal mark. How many tribal what? <laughs> What does that mean? I mean, it means tribal mark. Ìmọ̀ dàn The tribal mark that was put there willingly. How many what? You mean somebody did this to you? Àwọn ah, ní eh, yes, my parents. Your parents? Are they crazy? They must be very wicked. Did this to your face? I went in, whoa, my jersey. when I was young. I'm like, oh my God. And when you grow old, what did you do? <laughs> Nothing. You don't get them locked up? No. You don't sue them? No. You don't drag them to court of law? Ah, I will know, can somebody? I mean, you can't afford to buy a gun, ah. shoot them, kill them. Ah, I will know, never. Money, ah. oh my God, I'm scared of your parents. Hmm. ha <laughs> kójú ni tí ó sì lówé òun that's America for you. Ah. Ah, tó eh, ọlá ọlọ́run àjẹǹjẹ táwọn àwọn òyìnbó ṣe àyẹ̀wò sára mi wọ́n lára mi ni oúnjẹ ti ṣiṣẹ́ jù láyé hmm. Hmm, torí wọn sanra n ò sì gbẹ wọn gbẹngbẹrẹkẹ òótọ́ sì ni nínà ẹ wò mí dáadáa tẹ́ ẹ ríwájú. bẹ́ẹ̀ ni sẹ́rẹ̀yìn wọ́n wá fi mí jẹ doctor of diet dókítà tó mọ̀ ti fún tẹ̀dọ̀ irúfẹ́ oúnjẹ tí ìṣara lóore and by the power conferred on me ṣá àwọn oúnjẹ tí mo fẹ́ kàálẹ̀ ilẹ̀ gbọ́dọ̀ jẹ mọ́ ọ̀bá ìlera ara yín mu borúkọ wọn ti dún létí náà láìsàn tí wọ́n ń fa àwa láàfúrà èkíní ẹ̀bà bẹ́ẹ̀ ni ẹ̀bà ní fa ibà hmm. ìkejì àmàlà àmàlà ló ń fa àlákàlà ọ̀tọ̀ ah. ìrẹsì yes ìrẹsì ní fa ìrẹ̀wẹ̀sì ẹlòmí arọ́ tì kọ̀ rẹ̀rẹ̀ yọ pọ̀ jù nù hmm. tíì tàbí ọtí ẹni fa ẹtì hmm. bẹ́ẹ̀ni túwó ẹni ń jẹ túwó yọ mọ òwòkúwò káàkiri ayé ni e búrẹ́dì ẹni bá ń jẹ ọmọ dìyàn nú ọ̀rọ̀ ò ní tẹ́nu ẹ̀ wà láì bọ́ bá rẹ̀rìn ẹ̀rín ìyàn bì ni bẹ́ẹ̀ni fùfú fùfú fùfú o inú bíbí ń òfin sẹ́yìn mi rán ẹ̀dọ̀ fùfú wọn ọ̀bẹ ọlọ́wẹ̀ fùfú ní fa inú fùfú nítorí onídìí yóò ti bínú bẹ́ẹ̀ ni ìyẹn ìyẹn ní fa ìyàn jíjà ìyàn jíjà ní sì ṣe kíni ẹ̀ní bọ̀ rẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ hmm. ẹran ẹ̀ má mọ́ ẹran ní fa aràn ẹja ẹja ní fa ẹni bá sì ń ara ẹ̀ ẹ̀yin ìjẹ̀bú ẹ sọ́ra fún ìkọ́kọrẹ́ ní bá ń jẹ yóò kọ́rẹ̀kọ́rẹ̀ ẹ̀ní kọ́rẹ̀ tí ó pa yín o hmm. ẹ̀yin amẹ́ríkánà ẹ̀sìnmi gíra jẹ ọlọ́run ní jí ẹ rásájú hmm, ẹ mọ́ sí jẹ bọ́gà mọ́ orí òní jí ẹ gásájú bí ọkọ̀ tẹ́ńjìn rẹ̀ náà kí o hmm. ẹ mọ́ jẹ pizza mọ́ ẹni ń jẹ pizza ọmọ sani láìle búrọ́kọ̀ ọlọ́pàá borí ti immigration tòun ti green card ẹ yóò tó mọ́ sá láìle iṣẹ́ pizza ni. <laughs> ẹ̀fọ́ ẹ̀fọ́ ní fa ẹ̀fọ́ rí ẹ má jẹ lámọ́ ilá ní fa ìlà kùrùkùrùkùrù ẹ̀gúsí ah. ni ije èèyàn sí kiri ni ti ń sí kúrò lórí aya kan ní ọmọ fẹ́ mi bójóbe náà ti ń sí ọkọ kan ní ọmọ fẹ́ mi kò lè rí ìjì tí bẹ́ẹ̀ láyé fọ́ fèrè ẹ má jẹ ń ni bí babaláwo ti ń ṣèké èèyàn ò ní jẹ̀wà kọ́ mọ́ wà hmm. yes gàrí hmm, gàrí ní mú ní rírì kúrì bẹ́ẹ̀ lómi bá ti bí iṣẹ́ dé ha lọ́nà bí iṣẹ́ wa lénìí ọkọ̀ mẹ́ta lọ́jà mù èèyàn mẹ́jọ ló kú ń bẹ̀ ẹ̀yìn bó ṣe kí nìkan lọ́nà odò wọn gúnra wọn gàrí lọ́pọ̀ jù ìríkúrì bí ó ṣe mọ rí kánú tiẹ̀ o bẹ́ẹ̀ ni ọ̀gẹ̀dẹ̀ hmm, ẹni bá ń jọ gẹ̀dẹ̀ yọ dẹ̀ bí tasutasu bí ẹ̀ lóyún fálè oní ọ̀sán wo ṣiṣẹ́ yún ọ̀dẹ̀hùn imu ní rù imu ní rù ọ̀pọ̀ ní gúgúrú ń yọ lẹ́nu tí wọ́n ti kúrò èdè mọ́ dòdò ẹni ń jẹ́ òyò lódò ní ká mọ́ dò ni ọlọ gbá wá mọ̀ sunkún sábọ́ ni omi ojú ní <laughs> ni ìrèké ìrèké ní fa ìwà hmm. Hmm. ẹ mọ́ jẹ̀pà náà mọ́ ẹni ń jẹ̀pà lọ́jọ́ iwájú <laughs> kì í jóúnjẹ ó dúró ní olúwa rẹ̀ ó bì dànù ní bí orin òbésèré hmm. hmm. bẹ́ẹ̀ náà lórógbó ẹni bá ń jẹ yọ ọmọ gbó ni bí ajá hmm. bí ẹni tí àṣàṣì dà lórí yes ẹ má jẹ epo mọ́ epo ipò èèyàn nú tiẹ̀ ní bí ẹni wọ́n ti kó òróró ẹ má jòróró mọ́ yí mú ní ni ọsibítù kún fúru wọn ẹ wo ìkìlọ̀ mi ò lópin ẹ mọ gbọ́ yòókù lọ́jọ́ iwájú o kí ni ká máa jẹ ìbẹ̀pẹ̀dà yes ní jápẹ́ dúdú rẹ̀ ni o tó lóje lára gan ìbẹ́pẹ dúdú láàárọ̀ ìbẹ́pẹ hmm. dúdú lọ́sàn-án yóò bá tiẹ̀ ti fòwe làdí ọ̀rọ̀ àrònú débẹ̀ láti ẹjọ́ ẹni ẹ parí òwe yìí bí pẹ́pẹ́ yẹn bá jòkúta ńkọ́ omi ni ó fi lu dayo a ẹ tó máa jòkúta bíi yíbò ah. ọlọ́run wọn fa lùbáríkà sí. <laughs> <laughs>